الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه بعد السلام عليكم ورحمة الله وبركاته إليك تنينو أوان إيران الكفر تي أنشي على إله أوناني كفر الشك أبيكا كني كفر الظن أوني in tó máa ń sọ ní di kèfèrí tó ní ṣe pẹ̀lú ìmáṣe méjì nínú nǹkan tí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala bá sọ kí a máa ṣe méjì nínú ẹ̀sìn Ọlọ́run subhanahu wa ta'ala so do èyí tó lálàáfíà ní kí ẹni pé kúfùrù ṣákì kí ẹ máa sọ pé kúfùrù zannu because zannu gbà mí gan a ma ní ìtumọ̀ yakin a máa ní ìtumọ̀ àmàdájú so dìbẹ̀ẹ́sì ní kí ẹ sọ pé kúfùrù aṣákì torí ọlọ́wọ́ bá ń sọ nínú suratul Baqarah aya 46 um, pé alladhina yadhunnuna annahum mulaqu rabbihim wa annahum ilayhi raji'un àwọn tí wọ́n ní àmọ̀dájú wípé àwọn tó pàdé ọlọ́wọ́ wa ta'ala ipi àwọn inna dhanna huwa al-ihtimal ar-rajih wa shakku mustawith tarafayn lọ́dọ̀ àwọn afọ́wò ní usul al-fiqh tó bá ń ṣe àlàyé pé kí ni túnmà adh-dhann wọ́n ni pé adh-dhann ni ihtimalu abrajih ma'a diddin marjuh a o ni pé kí nǹkan méjì kí nǹkan méjì kó fẹ́ tẹ̀sùn wọn jọra wọn lọ kí rí pé eléyìí ló tẹ̀sùn wọn jù tó ti pé eléyìí tẹ̀ náà a marjuh ló ń tẹ̀ bọ̀ ilé ìkẹ̀bí kó wọ́bí 70% níbi tí tẹ́sùn wọn ìkejì wọ́bí 30% àbíká ní 60-40 so zọ́nù ní 60 yẹn a ṣe ibáyìn àbí so bọ̀ tó bá ní pé àṣàkù ó ní pé mustawi àtọrọfẹ́ ìní kí méjèèjì ṣe dédé nínú ọkàn èèyàn wọ́n ní pé ìtorí ẹ̀kọ́ fàláyọ̀ àbàrùbì zọ́nù ìyàtọ̀ ń bẹ láàrin zọ́nù àti ṣàkì ká má sọ pé dhannu náà ni shakku agbùdọ̀ mẹ́rin yàtọ̀ tí ń bẹ láàrin méjèèjì Ọlọ́hun bá sọ nínú Qur'an nínú Suratul Kahf Ọlọ́hun ni wa dakhala jannatahu wa huwa zalimun li nafsihi ọkùnrin náà bá wọnú ọgbà oko rẹ̀ tó sì jẹni tí ń ṣe àbòsí ẹ̀mí ara rẹ̀ qala ma wa ma adhunnu saata qa'imatan èmi ò rò pé alkiyama kankan bẹ̀rù wàlá ìmòdéjìtò ilá rọ́bì kódà tí ń bá padà sí ọ̀dọ̀ ọlọ́run ọba la àjìdánà khairon minha munqalaban in tó dájú eléyìí lọ gani torí lọ́dọ̀ ọlọ́run ọba qala lahu sahibuhu sahibu rẹ̀ wá ń sọ fún ọ̀rẹ́ rẹ̀ wá ń sọ fún wa ẹgbẹ́ ọkùnrin yìí zannu bí bí máa na

thumma sawwaka rajulan lẹ́yìn ìgbà náà ọlọ́run wá sí ọ tó dúó gẹ́gẹ́ bí ọkùnrin báyìí lakin lakin huwa allahu rabbi àmọ́ lọ́dọ̀ tèmi o àbúrọ́bùyé òní ọlọ́run ọba mi o wala ushriku so wọ́n ni ṣakù ẹ̀zọ́nù tí wọ́n lò níbi ìtumọ̀ rẹ̀ ní aṣakù wà hádà zannuhu adamu kìyàmì sáà ẹni yìí ó ń ṣe ìmẹ́jì wípé ṣe yàmù kìyàmù dé báyìí ló fi ní wà máa àdúnnù sáà ìtàkọ́ ìmẹ̀tàn èmi ò rò pé alkiyama kankan bẹ̀wò ẹgbẹ́ ó ń ṣe ìmẹ́jì nípa ìyí eh, òwúlẹ̀ bá sọ pé àzànántà ma ó ní àkàfàrùta só ti ṣe kèfèrí ni nítorí pé ó ń ṣe yẹ méjì nínú yawmul kiyama wa adamu wujudihi li khairin min jannatihi tilka iye méjì tó tún ṣe ní wípé iye méjì ẹlẹ́ẹ̀kejì tó ń ṣe ní wípé ó ń kò wípé kò sí ọgbà ọkọ̀ kan kò sí janna kan tó lè dá tó janna wọn yìí ma ah irú ọgbà tọ́lọ̀ fáwà yìí ẹwà alálì janna kan tún bẹ́ẹ̀ mìkan wọn tún dájọ́ lè lọ èmi òòrùn bẹ́ẹ̀ èmi ò rò bẹ́ẹ̀ èyàn tó lówó láyé lé ní tó ní gbogbo nǹkan tó wá ń rò wípé ìbẹ̀rẹ̀ ní okùn gbogbo ẹ̀ ẹlẹ́lìjẹ́nà kan bẹ ìgbádùn bẹ ju ìgbádùn ayé lọ ṣé ìgbádùn kan wà tó lè ju ìgbádùn àtàǹgbé lẹ́kì lọ ni àtàǹgbé kìníkà island ẹwọ́ ṣe dẹ́m bó ṣe fine now ẹwọ́ UK àtàǹgbé UK ẹ̀tọ́ ní aljanna kan tó ń bẹ só lè dá tó bí tàǹgbé yìí ni subhanallah alhamdulillah subhanallah alazim so irú eh, eh, ṣàkù tí ẹni yìí ṣe ni ìlànà tó bá jẹ́ bẹ́ẹ̀ o a ṣe pé ìmọ̀ ṣe ṣàkù ìmọ̀ ṣe yè méjì nípa tọ́lọ̀n bá bá sọ tọ́lọ̀n fi rìnlẹ̀ pó wà nínú àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ilmul ghaibi ni nínú tó ní ṣe pẹ̀lú ìmọ̀ kọ̀kọ̀ a ní a ilé iná ń kọwu fahuwa kufrun akbarun ẹlẹ́kẹrin nínú ìran alkufru o irad kufru tó ní ìmọ̀gún orí kò níbi ẹ̀sìn ọlọ́run ọba kíyàn turn away kíyàn sẹ́rí kò níbi ẹ̀sìn lọ́lọ́fin sọ nínú Kùránì pé walladhina kafaru ọlọ́run ṣe ráwọn tó jẹ́ amma unziru mu'ridun nípa nǹkan tọ́lọ̀ ọba ń kìlọ̀ fún wọn o mu'ridun wọn borí kò ń bẹ̀ wọ́n bá ní pé ṣẹ́rí al'iradu yíò yanqasimu ila kìsìmẹ́yì ni ọ̀nà méjì ló pín sí i'radun kulliyun ìgúríkò níbi ẹ̀sìn ọlọ́wọ́ bá tó jẹ́ ìgúríkò ti ti kulli ai tanyanya kí yẹ gúríkò níbi ẹ̀sìn ọlọ́wọ́ bá

ilé ni gúríkò ta yanya wani wa haza mojibun lil kufur ilé yin tí ó kúfúrù straight ló ń jẹ ẹ wá rí ẹlẹ́ẹ̀kejì fahuwa muharramun aidan in tọ́lọ̀bà òfẹ́ ni ó walakin qad yasilu bi sahibihi al-kufr wa qad la yasilu bihi àmá ìgúríkò yí o ó lè gbé èèyàn tí ó bá kó sí ó lè sọ́dí kèfèrí o ó irú ètò lè sọ nídí kèfèrí ni èyàn tó gún kíkò níbi ìran a ti mọ̀ pé ìran nínú àwọn òpó ẹ̀sìn tó ṣe pé o lè jẹ́ mùsùlùmí àyàfi pẹ̀lú ìran o lè jẹ́ mùsùlùmí àyàfi pẹ̀lú asọ́lá kẹ́nìkan wá gún kíkò níbi asọ́lá ẹ ìwé lè bal huwa kafirun so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àfáàsì máa ń ṣe àlàyé kí ẹ gún kíkò níbi ìmọ̀ tó ṣe pé ìmọ̀ tó ṣe pé yóò àwọn òpó ẹ̀sìn Islam

ó ní ṣíṣe kèfèrí tó níṣe pẹ̀lú nifaq tí ó sọ̀rọ̀ di munafiki a ó ní gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe sọ ní Kùránì pé dhalika bi annahum amanu thumma kafaru ìdí ni wípé àwọn ẹni yíò Ọlọ́run sọ nípa àwọn munafiki pé amanu wọ́n sì gbà kan nígbàgbọ́ thumma kafaru lẹ́yìn ìgbà náà kọ́ wọ́n wá di kèfèrí ala qulubihim Ọlọ́run bá di ọkàn wọn fahum la yafqahun kò síbẹ̀ sí lè ṣàlàyé òdodo fún wọn wọn ò ní gbọ́yé

kó wá fi kúfúrò kó fi jẹ́ kèfèrí kó fi sínú ilé na ma ń pè ní kí èyàn fi ètò dúdú sínú kó tú funfun jáde ilé ni alkúfúrò faman adahara islam wa abdal alkúfúrò fàdálíka huwa almunafiq nifaqan i'tiqadiyan ẹnikẹni tó bá fi ìjẹ́ kèfèrí sínú ọkàn rẹ̀ ó wá yìí kọ́ ilé tó ṣe pé títí ìtìkọ́dù ní tí ó sọ́yẹ̀ di kìfìrí wa huwa mustahiqqun lil azab ilé nìfàkù tí ó jẹ́ kí yẹn lẹ́tọ̀ sí ìyà ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala wal khuludu fi an-nar wallahi yóò jẹ́ kí yẹn sì gbére nínú náà ni na'udhu billahi min dhalika an wá fi darkil asfali minan nar ọlọ́wọ́ ní àwọn mùnáfikì wọ́n wà ní ìsàlẹ̀ pẹ̀pẹ̀ ní ìsàlẹ̀ tẹ́yẹyẹ nínú iná fayà subhanallah wa na'udhu billahi min dhalik balil munafiquna mutawa'aduna bid-darki al-asfali minan nar ẹwọ́n tí ẹ̀ mú mi àwọn mùsùlùmí ẹ̀yin nífì bí àwọn mùsùlùmí ẹ̀yin ní ẹ̀tọ́ dédé sí àwọn mùsùlùmí whereas kèfèrí ní ẹfi kún fún pàmọ́ ni so torí bẹ́ẹ̀ ǹkọ́ ẹ̀yin tún worst ju àwọn kèfèrí straight lọ because ẹ̀yin tún deceive àwọn mùsùlùmí lẹ́fìrí pa àwọn mùnáfikí yíò yasuduna an sabilillah wọ́n mọ̀ ilé àwọn èèyàn kó lójú ọ̀nà Ọlọ́run Ọba àwọn yóò sì mọ̀ ní ah ṣe mùsùlùmí làwọn eléyìí náà kódà àfà ní wọ́n wọ́n sì tún lélẹ́yìn kò sínú súnnà ah wọ́n lélẹ́yìn oúnṣẹ́sìn wọ́n mọ̀ bá ìsìn jẹ́ fún àwọn èèyàn kò tí è máa yàbí àwọn èèyàn wà gbà wọ́n gbọ́ bọ̀ tó ẹkẹ́ bí i kírísítẹ̀lì ló ń sọ kíní ẹni àwọn èèyàn nígbà gbọ́ tí ó túnbẹ̀ ní pé munafiki ti yí o yóò wà jẹ́ kẹ́ al-afwa wal-afiya ọlọ́ọ̀bá ni àwọn ìsọ̀lọ́wọ́ bá àwọn wá kọlọ̀bá kó foríjì wá àdẹ̀wà àlàáfíà naam inṣáàlá karim ajo ni bibi akọ̀tí níbi ẹlẹ́ẹ̀kejì léyìí tó ń ṣe kufrul asgar kufrul asgar léyìí tí kò kí yọ́ jáde kó nínú ẹ̀sìn islam àmá olùgbíyàn lọ sí wípé kí èyàn padà jáde kó nínú islam náà olùgbíyàn lọ sí wíbẹ̀ àmá ohun gangan fúnra rẹ̀ ń kọ́wù kò kí yọ́ jáde kó nínú al-islam so inṣáàlá an Allah subhanahu wa ta'ala kó ṣe àlékún ìmọ̀nẹ́ni kọ̀ọ̀kan wa كفي سواني لنوغي ددو كجوا جناسي كفر ما ظهر منها ما بطن كجوا جناسي النفاق ما ظهر منها وما بطن أصغره وأكبره وهذا وصلى الله وسلم على محمد صلى الله عليه وسلم وسبحانك اللهم وبحمدك وأشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته